إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام إن النشوز مما جعله الله سبحانه وتعالى محرما بين الزوجين لذلك جعل له علاجا إن صدر من أحدهما إن صدر من الزوج أو من الزوجة وكذلك لو صدر من كل منهما في حين واحد ربنا سبحانه وتعالى قد عدبنا وعلمنا العلاج لهذا النشوذ أمة الإسلام فربنا سبحانه وتسامى جعل علاج نشوز المرأة بثلاثة مراتب قال الله سبحانه وتسامى واللاتي تخافون نشوزهن فعذوهن واجروهن في المضاجع واضربوهن فجعل الله سبحانه وتعالى الخطوة الأولى لعلاج نشوز المرأة إذا ارتفعت وامتنعت وأعرضت عن زوجها جعل الله سبحانه وتعالى الموعظة الحسنة من الزوج لها هي المرأة أو, أو المرتبة الأولى أمة الإسلام فإن الله سبحانه وتعالى أباح للرجل الذي يريد أن يمسك زوجته بمعروف أن يوسط من يكلمها له من أقاربها أو ممن تقبل قولها ونصيحته أمة الإسلام ومن هنا حذرنا رسول الله صلى الله عليه وسلم كثيرا وبما يبتدئ الرجل نصيحته لامرأته الناشز فإنه يخوفها بإقاب الله ويعلمها حقوقه عليها ويأتي بالآيات من القرآن وبالأحاديث من من صائب النبوة تستحف تحث المرأة على طاعة بعلها ما دام أنه لا يأمرها إلا بخير وقد حذرنا رسول الله صلى الله عليه وسلم من طلب منه أن يكلم هذه المرأة ألا يخببها على زوجها أي ألا يفسدها أو ألا يغويها على زوجها جاء هذا النائب من السنن عند أبي داود بإسناد حسن من حديث أبي رضي الله تنرضاه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من خبب امرأة على زوجها أو عبدا على سيده اللهم صل على محمد وسلم فقال فلما باتوا سواء مسلمين أتن ترى عليكم كلات قرأ فوان النبي صلى الله عليه وسلم أن طلع بلات ما جاك يكون بواء

tó bá ti wá ẹjá ààlẹ́nu ah, ń bẹ̀mà àwa ni ìṣe mọ́kọ́ ni ọ kọ̀kọ́ sáájú fóbìnrin àwọn nkẹ́kẹ́ ń bẹ tó bá rẹ̀ bá ní tilẹ̀kùn rẹ̀ o náà ni ànìṣúùzì nìṣúùzì irin iṣẹ́ kan nínú irinṣẹ́ èṣù tí fi ma ń dalé lọ́kọ̀láyàrú a sì ní ànìṣúùzì ti lọ́gọ̀ kí nǹkan ga ju àyè ibòmí lọ tí a máa ní imra'atun nashizun ay al-murtafi'atu ala zawjiha al-mu'ridatu anha anhu at-tarikatu li amrihi ila akhiri gbogbo àwọn àwùsọ́fù yẹn tó bèèrè bá ti ń gbẹ́mú gẹngẹ́ sọ́kọ̀ wọ́n mọ̀ kí ń dàjọ́ ọkùnrin ti wá kí lọ́rọ̀ kí láàfi tó bá jẹ́ méjèèjì kí láàfíwò àmútọ̀dọ̀ obẹ fúnrọ bá dẹ́dà òun ja'ala Allah lirrajul ala al-mar'a fadlan wa ifdalan ọbẹ̀rẹ̀ ló sí bẹ́ẹ̀ tó bẹ̀rẹ̀ bá ti wá bẹ̀rẹ̀ àwọn ìwà ìgbónú

jẹ́ ẹ̀ẹ́tì ẹ̀kù díẹ̀ kí n fi control situation níjọ́ tí condition bá warrant àwambọ̀ àwambọ̀ ìbọ̀ àkọ́kọ́ ìlàjì tí ọba rẹ̀dà fi lélẹ̀ òun náà ni àlìwáhùn ìsinilétí látọ̀dọ̀ ọkọ sí ìyàwó jẹ́máà nǹkan kakọ́kọ́ wà kìí ṣe mílẹ̀ nìkan ní bàjẹ́

ṣùgbọ́n lè jẹ́gùn lè àjọ karabọ̀ bí wọ́n ṣe rí kéhùn tí ẹ náà lò kájọ máa wùbọ́ o sí pọ́blẹ́mù kí wá ní ariwo nìkáwò nìkáwò náà tí ẹ ń parí oúnjẹ ojúmọ́ tàbà tí ìrọ̀wọ́ fẹ́ ò sí ẹ́ṣọ́ pé tí a bàjẹ́ ní àbá tí ikú kí nẹ́mí kò sí ní sọmọ́dọ̀n ìwà máa sábà tú ọ̀pọ̀lọpọ̀ ya rẹ̀ kókún sọ fún ìdádìbì ní ìsàtúmọ́ mi ní ní sọ fún wọn Ni sọ fún àti tó bá jẹ́ pé ìkankan bẹnu àwọn ọkọ̀ àti mi tó ń sí báyẹ̀ lókù tí ó sì jẹ́ pé nǹkan kéèkéé tá parí rẹ̀ lójú ẹsẹ̀ ó ń se ọ́sọ̀ wípé ibi tíṣẹ́ ìtẹ́ ó ti máa mú wa ó nìyẹn àfilẹ̀ ìdímọ̀mọ̀ pè mọ́ ń sùn tàbá tí ń kọ́n kíró èyí eh, mọ́ fẹ́ kọ́ bá débi títí ẹ ó ti tàdànù lè dànù káyìn kí lọ fẹ́ gbà mílé Ànábì sallallahu alaihi obìnrin tó bá bẹ̀rẹ̀ ìgbẹ̀mú gẹngẹ sọ́kọ́ ẹbẹ̀rẹ̀ fún fáìzù hún ẹbẹ̀rẹ̀ pẹ̀lú wáàsì kí wá lọkùnrin yóò fi ṣe wáàsì àdínú nasiha هذا من حديث أبي رقية تميم الداري قلنا لمن in ta ma fi ṣe wáàsí sẹ́ntà fẹ́ túnṣe kìí ṣe ń tọ́lọ̀ ọba ìbánisọ̀rọ̀ tí ó ẹ̀mí ẹlòmí wọn a máa bá tí ó tutù ẹ̀mí ẹ̀ ṣùgbọ́n bí lọ́rọ̀ ní ẹ̀fì bá sọ̀rọ̀ ọ̀dá tọ́ ẹ̀pẹ́ tọ́ ìfẹ́ kínú lé ọmọ dàrú ọdẹ mọ́rúfẹ́ tí mo ní sí ẹ ẹ̀mọ́ yọ̀ndá di parí oṣù kó lè ráìmù kọ́ bẹ̀rẹ̀ sí máa búra sí mi lọ́rùn padà ní ẹ̀kọ́ tó sọ pé àwọn nǹkan tí mo rò pé mo lè tún sí tí mo lè fojú ẹ̀ mara because ìfẹ́ gbogbo jíṣẹ̀ inú lé wo bébí se ń pa mí lẹ́nujọ́ mẹ́ta wọn náà wọ ọmọ àmì ìlọ́mọ àṣìkan pọ́dá ní sí ogun ẹ̀tọ́ mi wọ́n lára àwọn kẹtí mọ̀ pọ́ lè máa dùn ẹ̀ oní ẹ̀nìkọ́ lọ fẹ́ máa bóra bí ẹ̀kù sí wàlá tó sì bá ti parí kọ bẹ̀rẹ̀ máa dẹ́ naira mo lè máa fọ́ dédé ìbọ̀ sá bẹ̀rẹ̀ fa ìlú hún tọ́lọ́wọ́ bá láti bá wọn sọ̀rọ̀ a ma wá náà obìnrin létí ẹ̀tọ́ ọkọ lọ́rùn sọ pé àrìjálùkọ wà múnà lánìí sáà

ó sì wáṣì fún yàwó rẹ̀ ó sì wáṣì fún ó sì wáṣì fún ó sì wáṣì fún lára àwọn nǹkan wo ni ó wà lò ní ẹ̀rìnṣẹ́ ìlú ayá kọbọ́ sínú hadith jami hadithi abi hurata rọ́jọ́ tọrọdọ́ akọ́dá mamun ahmad wa ghayru hadith bí ismail Wa وحصنت فرجها لفظة مفعلون وأطاعت بعلها دخلت من أي أبواب الجنة شاءت بوتنا دي سو أدبي نيه يكي يوبري صلت خمسها tọ́bẹ̀ kírùn wákàtí márùn rẹ̀ pé gbónùn tánà bí sọ́yì àwọn àfá wọ́n jọ wọ́n bá ní sàrẹ̀ obìnrin dáadáa o

Hmm, ọlọ́njọ́ o obìnrin iṣu abẹ́ rẹ̀ bọ̀bọ̀lọ́dà sí kí ni o bó ṣe pálásẹ̀ ẹ máa wo kọ́ idú àkọ́kọ́ ó kírun ẹ̀pì pérépéré ó tún wá ń sọ abẹ́ rẹ̀ bákanáà ní ìwáyà mi wà sọ́mọ̀ ti ṣàárọ́ àwẹ́ rẹ̀ náà tún pépérépé kọ̀ dálẹ̀ ara rẹ̀ kó sọ fẹ́ ọba dẹ́dà tọrọ ọba dẹ́dà ò sí dálẹ̀

mama tọkọ ti kú ìyàwó mama rẹ̀ lọ́lọ́n sẹ́kù ọ wá ní ìyàwó ló ń fẹ́ lò láti fi lé wọn kọ́wọ́wọ́ wọn bẹ́sẹ̀ báyẹ̀ ma wọn jẹ́ tí kàkọ́ dánú wọn wọ́n máa kúlẹ̀ wọn bó ma wọ́n rọ̀ ojú àwọn obìnrin rí o ẹn tí ó wà ma ti Ma mẹ́kí ó tó kú àwọn ni wọ́n bí mi ṣùgbọ́n pọ́lẹ̀mù pọ́lẹ̀mù wọn náà ni ẹ wọ́n mọ́ máa lò wàdẹ́ mọ́ bó ṣe lélé wọn ó bè sóbè ó ti yí ẹ tí wọ́n gbé nǹkan bí kọ́ ní wọ́n gbé rẹ̀ lẹ́yìn ò bá bẹ̀rẹ̀ wáṣì fọ́kọ́ kéèyàn bá wà ń pọ́ ni wà àtọ́ àti bára tó rẹ̀ aláṣẹkáṣẹ ah, o tí èsì pọ́kọ́ oníkọ́lọ máa ṣẹ lọ́n ọmọ ṣẹ àti ilé obìnrin tàà sí wáṣì fórí torí ọdá àfà mọ́ wá gbà pé bíbòrò ọ̀dá ṣùgbọ́n ṣẹ́ wà bá ń rí àfà mi gbaná àwọn ní ra kírìmù yìí tí ó sì láwọn fẹ́nu wọ́n sì gbógun ti mi lólé aládẹ̀ ní mi mọ́lọ̀sí wáṣì níbìkan ọ̀kan náà bàbá wa ó làwọn ìyàwó ọdẹlẹ́à àwọn

èèyàn náà fẹ́ sí tọ́lọ́ ìwọ̀njọ́wọ̀ rẹ̀ tó fẹ́ díjà láàrin méjèèjì musáfà ń sọ́rọ̀ bá sí àpàríwájì tán wọ́n ni àfá àfá ìmì ní èsè sù ẹ̀dá musulmi na wọ́n sí wá sí tẹ́ẹ̀ṣẹ́ lọ́wọ́lá kò tó bẹ́ẹ̀ kí ni òfin tó lọ ní àà ọmọkọ rẹ̀ ó pìí sí lọ́kọ rẹ̀ wà ní obìnrin yóò yóò náà ìṣẹ́ ìrántí fi gẹ́gọ́ pọ̀ síra àwọn báyìí ó ní ọkọ rẹ̀ ẹ̀sọ̀pẹ̀ ẹgbílẹ̀rẹ̀ ṣe ìgbò oòrùn tó fi lérí sóòrò jáde lé wọ́n ò bídá ọlọ́run méjì ha o tí ha o wa tí ó gbá ń o bí pé wọ́n ni ọlọ́run ni so ẹ bá wá ń kún wọn lọ́tí òfìdá lágbára onú òní ìdẹni ẹ̀yìn àwọmọ̀ wà Wata àti bára tó bí wọ́n tẹ̀ láti ọkọ rẹ̀ ah ọba dẹ́dà ànábì ní kí n sọ fún yí pé ọba dẹ́dà tó bá jẹ́ gbàrí dákọ̀ láti mìí ayé àbúwábìlì jannati gbogbo ẹjọ́ tí wọ́n yẹ̀wé rẹ̀ wò ìwẹ̀ ń pépérépéré alájá ṣùgbọ́n ikọ̀ ìdé o wọ́n yẹ àwẹ̀ rẹ̀ wò àwọn ẹ̀ pépérépéré kọfà bẹ́sẹ̀ jàmbá láyé ó sì ń tẹ́ láti ọkọ rẹ̀ ìrẹ̀kọ́ gbogbo ilẹ̀kùn ni ó sì fún èyí tó bá wùwọ̀n bẹ́ẹ̀ ni ó bà wọlé kìí ṣe sí òjò ohun ọkùnrin tó sọ bá ń fún ìyàwó rẹ̀ bí ìjọ́ ìjọ́ mẹ́ta obìnrin ò change náà ọ bá pè obìnrin jọ kan fún ẹ̀lẹ́à sílé ayé akànwà bẹ́ẹ̀ kákà kọjá ń bẹ̀ fẹ́rẹ́ náà ni torí tí bá ń bí pé olùtògbó ń bẹ̀ ní tàbí sọ́rẹ̀ ẹ̀hẹ́ ara lè Buhari mọ̀gbọ́ afáàní tí ẹ̀gbọ́n mọ́ fẹ́ sọ wọ̀kọ̀rjá min hadith Mu'adh ibn Jabal ó ní àmì ìsàsán sọ wípé ayyuma mura'atin tu'udhi zawjaha fi dúníà èyíkéyìí obè tí bá ń fara ní ọkọ rẹ̀ láyé ọkọ ọ̀tọ̀ síbẹ̀ àwọn olóòm máa ń ṣèwà lórí burúkú mọ́ sì jẹ́ bọ́ olórí burúkú tó tí ẹ̀ bá kan obè ibú ebe ẹ máa rí ẹlòmí ìtìyàwó rí ó tí ò nílé fẹ́yàwó mi kìrìsì ìsọ́nsìnà àròkàn àròkàn ní tààmù tó fẹ́ mú báyìí tí sì máa sẹ̀rẹ̀ sọ́kún mara wọn ní ti dáadáa tí a bá ka obìnrin ibú fúnra nàbí gan sọ wípé ara tí ó fi máa fúnyàn ní fọ́ọ̀mù wé náà ó ní kó gbóbìnrin ibú nulé torobìnrin tí ó bà kúnyàn lọ́wọ́ alìjẹ náà tí agbó ò ní yá jẹmọ́ tí èyàn bá rí àkó ebi bí ìjọ lera ó sì sẹ́ẹ̀tì èyàn bẹ́ẹ̀ ni kò ní dáná sáré àdúgbò yìí sì rẹ̀ àdúgbò ń gẹ́ẹ̀tì ni gbogbo bisikíti ti omi Eko. àfà lagomẹ́rin àbọ̀ rọ́lẹ̀ nínú àwẹ̀ ó bí ibú in tó máa jẹmọ́ ah ọlọ́ àdúpẹ́ o a sì lè dúpẹ́ ìtàn kèé sí Ìbàdàn nìkan àìmẹ́jì ẹni kẹ́kọ́ mọ́ fúra sí Ìbàdàn nìkẹ́kọ́ gbogbo olùkọ́ ọ̀kan láì tí ìbojúwò bojú rí ẹ́sì ìtẹ́ ìyàwó wọ́n mọ̀dí lálẹ́dì wọ́n mọ̀ bí ẹ̀sẹ̀ ń pa wọ́n wọ́n á lọ́gò fún mi wọ́n kàwé níbẹ̀ náà ni o ẹgbẹ́ kan tún nìyàn náà ọba ti pé kó mi bọ́síbà sí wọ́dúrópù dáadì ẹ òṣèṣẹ́ tánà wọ́ ṣòkòtò yẹ bó ṣe ń ṣe díẹ̀ díẹ̀ àwọ̀tẹ́lẹ̀ náà sí gbágbádà yẹn wádùn bí gláàsì kọ̀kọ́ wù rẹ̀ kọmọ́jẹ̀ pé àbẹ́mì nìkan mọ́ ń sọ dé fìlàsì ṣe ọ̀wádùn àbá rẹ̀ báyìí onímọ̀jọ wọn àti dábáun in tó fẹ́ mọ̀ rí ti ẹnu ṣe tí ó mọ̀ bá ṣe ah òótọ́ ni o òótọ́ ni o ṣùgbà àníjẹ̀ gbogbo òrùlẹ́ obìnrin bú

burúkú ni kí wá fẹ́ wọ́n sí lọ́wọ́n tí mọ́ kẹ́kọ́ pé jókò mẹ́ kọ́dẹ̀ jókò kí ni pọ́blẹ́mù yìí pàákọ́ mọ́kù díá só ti lọ fọ àwọn aṣọ yẹn wọ́n ti múnádé o torí wọ́n sí máa ṣíyẹ gan máa padà gbínlẹ̀ because kọ̀ fọ́ sọmọ́ dáadáa mọ́ wọ́n rẹ̀ fẹ́ fọ́ gbú aṣọ tí wọ́n fẹ́ tí a wà bá wá ń gbọ́rú ẹmí yọ́ mọ̀ yàwà lẹ́nu annabi ọlọ́n ti sàánúwà tó fi yàwà lẹ́nu pé síwẹ̀dẹ̀ ìṣẹ̀lẹ̀ àà iní ìṣẹ̀lẹ̀ dúó mélòó lẹ́yìn tẹ́ ìṣẹ́ tọ́lọ́n mélòó mélòó ni tí àwọn èèyàn bá ẹgbẹ́ tí ẹ bá tẹ́ bá karú ẹgbẹ́ rú àwọn eléyìn ayé náà ni o àfẹ́ ń bá tún ṣẹ̀tíkéjì tó mú wá ní wípé so pọ̀kọ̀ ẹ̀ olóhun ti pa ẹ̀fíìm lìfọ́ ọ̀sẹ̀ ah, àwọn ìṣẹ́ ẹ̀sìmẹ̀ láti ìjọ ẹ̀fí lìfọ́ ọmọ fún torí pé tí wọ́n máa ṣe mẹ́ kò ní iye kọsáànú mẹ́ lẹ́yìn eléyìn èyí tí wọ́n jókòó dé òun wá níyàwó ọmọ

ó ní gbọmọ̀dọ̀ kìíní mọ́gbọmọ̀dọ̀ kìíní mọ́gbọmọ̀dọ̀ kejì mọ́gbọmọ̀dọ̀ kẹta ṣe ọmọdọ̀ ni ó gbogbo nulé ó sì jẹ mẹ́bì bí kankan wá gbogbo rú àwọn ọ̀rọ̀ ọ̀sánsọ fún ọun fara ní mìí sí sọ

tó bá ti ají wọ́n mọ̀ pé à ah, pẹ̀lẹ́ ẹ̀ eh, ọlọ́run mọ̀ fi dì torí àlàlì rẹ̀ lẹ́kùnkú mọ́ wá lọ fún wa yóò mọ̀ fàlàlì tẹ́ wá yóò fi dì ah, ẹ̀lẹ́ jílòrù yóò fi dì ẹ̀mìnà eh, nǹkan eh, ọmọ

mọ́sẹ̀ ìyàwó náà lọ níyàwó ogun fún a nítorí wípé ọba adẹ́dà tó fẹ́ káàrin méjèèjì rẹ kó gún ọfẹ́ ìsinmi fún a ní ẹni ẹni kìíní kejì ní sùn lẹ́gbẹ̀ẹ́ ara wọn tí ọmọ tí ń ṣẹlẹ̀ máa sẹ́bẹ̀ wá lè sùtí máa lè sùtí máa ń jọba tí sì bá jọba mẹ́ ìrọ̀rún ní iná nìfí mẹ́ ń wá yẹ̀yẹ láti bá bẹ̀jẹ̀ a ní sùsọ́ wá ní èyíkéjì obìnrin bá ń fara ní ọkọ̀ ìlàyé ọlọ́rọ̀ wà mọ́ fúnyàwó rẹ̀ àlìjẹ̀nà lọ́rọ̀ sọ wípé látù dìí ìyàlé wa ẹmọ́ fara ní ọkọ̀ wa máa kọ̀ọ̀tálàkìlá tẹ́ bá sì lẹ́ẹ̀nì ọlọ́run ìjẹ́ ẹ̀sìn ni tẹ́ bá lẹ́ẹ̀nì gbọ́ ọmọ tẹ́ bá bí fún bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀nì ah, ìyàwó ọmọ kíjẹ lẹ́gbẹ́tẹ̀gbẹ́ fa iná ma húwà indakide khilun yíṣíkù an yufarikọki ilé ìná àlejò ní lọ́dọ̀ yí láyé ń dáun èyí ń bọ̀ lọ́dọ̀ ọ̀tí àti òtí ní kú mọ́ ọ̀rọ̀ láni bárbí se sọ pé yọ ma ṣẹlẹ̀ nù òtítọ́ àwọn ti ẹ̀ lọ látàrí jẹ̀nà ni èmi náà fẹ́ ìdarí jẹ̀nà tààjọ máa jànà kò sì já lọ oòrùn ma bú débi ká ní ò sí èbú lọ sí wọ́n ti ẹ̀wà tí ìwà jẹ̀nà náà ó tún bá bọ́sà ó tún bíjọ́ kẹrin ọkọ̀ tó pè ẹ̀lẹ́à ó ní àà ẹ̀ẹ̀lẹ́ póstà ni <laughs> kí tọ́bíkì tó ní ìwàlúwẹ̀ lọ́lọ́ àwọn alẹ́ mùsùlùmù ọmọ ẹgbẹ́ ogun tó rí gbọ́ nára kò burú já in ni yóò rí bọ́njọ minadiri Hussein ibn Muhsin

obìnrin wa dáhùn ní dáhùn bọ́pọ̀lọpọ̀ bí ó ṣe fi fíà máa lúwù ilá máa àjẹ́sù ánúhù gbogbo tí mo lè ṣe fún mọ́ ṣe fún mi ma para mi hmm. máa ń se ìtagbàra wọ́n bá ká mẹ́ ẹ̀kọ́ náà mẹ́rin ah, kaifa wò dáadáa o in lè bọ́ túlé rẹ̀ ṣùgbò yí ọ fa inna ma huwa jannatuki náà rùkì ọkọ rẹ̀ o lálìjẹ̀ rẹ̀ o náà tún ní náà rẹ̀ ilẹ̀kùn méjèèjì ara ẹ̀ lọ́wà èntọ́ ti sínà lọ́wọ́ ìfàwà pin kátọ́ bá bí nǹkan ní lórí wá sí náà àwọn mímọ̀ ní téèyàn bá màkò láwọn ẹbí kan tí wọ́n dá tí sì máa gbọ́rọ̀ sí ẹlẹ́nu tó jọ ń tìjú wọn èyí ó tún wá fẹjọ́ sọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ ọlábùrú ọkùnrin ọkùnrin kan no bọ̀dá àwọn àgbà tí ẹni yọ wà ọdá kí ọba sọ̀rọ̀ tàbí nínú àwọn ẹbí rẹ̀ tàbí ah, tí wọ́n kí ó lọ́dọ̀ wọn ah, mú dẹ̀ mọ́ ń gbọ́rọ̀ sí wọn lẹ́nu ah, jíǹjí wọn bá ń bá ẹlé àsọ́rọ̀ fine ẹni tí ẹ bá wá ní wá bọ́lọ̀ àsọ́rọ̀ yìí útúbà ń wá méjì kí ni kí ni ọ̀rọ̀ tí kọ́kọ́ bẹ̀m̀bẹ̀ ọkùnrin tó bá ń sọ̀rọ̀ ìyàwó rẹ̀ fún ẹn tó fẹ́ ń bá sọ̀rọ̀ pẹ̀lú làkáyè ìjọmọ̀nìyàn èèyàn mọ bí tọ́kùnrin yẹn lọ ló tó bẹ̀ èèyàn kápẹ́fẹ́ ẹgbẹ́ lọ́rùn mọ́ sọ̀rọ̀ pé à ah, ọdún olè pẹ́lẹ̀ àwọn ìdìbáhùn èèyàn mọ̀rú bó sì ń gbọ́rọ̀ kalẹ̀ jẹmáà tí èèyàn ọ̀bẹ́ ṣe bẹ́ẹ̀ ọ̀ràn míì ní èèyàn kan ọ̀ràn wo hadithi abi rọ́jà tọ̀rọ̀dọ̀ هذا الحديث أخذه أبو داود بسند صحيح أبو داود ربا حديثي و ẹni ọmọ wa mínà títà bí wọ̀n rẹ̀ rọ̀ wípé kèèsàra wa àwọn mímọ̀ wọ́n ní tàbí ìsìbá ti wá báyìí àmìrúhà ríwáyàbá àmìrúhà kama já àti ẹmọ́ kí pàpàbọ̀ ẹ̀sọ́ mara bí se sọ tẹ́rìnkà ní sékèbèrè ni sáàbẹ̀bí dákọ̀ wọ́n sékèbèrè ni ṣe ni àníbì ní lẹ́ìsàmínà irú wà tí mọ̀ wúkọ̀ ní wó lẹ́ìsàmínà ọ̀tọ̀ ojú ọ̀nà táwà ń tọ́ lẹ́ìsàmínà eléyàn kàwà ló ń tàn mẹ́nìkọ̀ bọ́bà mọ́rọ̀ àtẹ́n alàzọ́jíà gbogbo alàkóòdà o gbogbo ẹnikẹ́ni tí bá máa bá ìyàwó jẹ́ fọ́kọ rẹ̀ wọ́n wá fọ́rọ̀ lọ step two nù ẹlòmí ìpìlẹ̀ máa bẹ ẹlòmí jẹ́ pé ah ẹ̀rìṣẹ́ níjò èmi àti ẹwọ́ mi fara wa lọ báyìí wọ́n tó wọ́n fara wọn lọ ní tó bínú nànú ó nǹkan wọ́n ti ẹ̀wà fọ́rọ̀ lọ ẹwà máa wè mọ́ ọlọ́run ìwàyí ọwá pọ̀ọ̀dọ̀ àwọn obìnrin tí ẹ bá rí obìnrin tí bá ń bẹ wájú nínú ilé tó bẹ́ níntẹ́sì mú ọkùnrin kan kábúrò òun ọfẹ́ tábúrò rẹ̀ ọ̀bẹ́ ẹfẹ́ tí ó è jáde láyé ẹni tábúrò ń bá fẹ́ kò rí sọ́pùtì yọ́ mọ̀ ah só ti ẹ̀rẹ̀ tí Ibrahim

subhanallah bẹ́ẹ̀ wẹ́ kẹsẹ pé wọn náà kọ́rọ̀ sí lẹ́nu oṣù mẹ́gbà tọ́rọ̀ sọ pé kẹsẹ bí tí ó ti lò sẹ̀mí rẹ̀ náà kí ló dé báyìí ẹsọfẹ́ tí wá máa sí bẹ́ in kọlẹ́ta sí bìnú ọlọ́run àwọn àfáà ní minal kaba'iri lọ wà afọ́wà ẹ́sà mi wọ́n ni níbi ìmọ̀ súnmọ̀ àwọn ẹ̀ṣẹ̀ tí mọ́ múyàn blow ara ẹ̀sẹ̀ tí mọ́múyàn bló oòrùn jẹmọ́ ìsẹ́nìkan sí abáyí tẹ́bìnà kò sí wá ọ̀dá nígbà kọ́ sẹ̀rẹ̀ sọ sí ọlọ́run bóòlù ó se yẹyọ ẹmọ́ ìwé mọ́lọ́ ẹmọ́ ìwẹ̀kọ́ já amin hadith na zahama ahmad wal imam tirmidhi bi isnad sọ min hadith abdullahi abbas radiyallahu ta'ala anhu arzuhuma abdullahi abbas na musa wal lijo kan fajaa rajulun inna indi imra'atan ó ní ìyàwó tọ́lọ ń pè kí ń gbé ilé tó jẹ́ ẹlẹ́àmì la taruddu yádàlà mísìn wọ̀síwọ̀sí ẹ̀pọ̀ kọ̀ sẹ́ni tí ń báyìí kò lówúlá yọ́ sàmọ̀rẹ́rìn wẹ́sì ni bọ́kùnrin mo kò mí ìpó jẹ́ rádaràdá o ṣùgbọ́n àwọn ẹran kan kúnnú ara rẹ̀ nínú ẹran tí yẹn fi mẹ́mọ̀ wípé ipò tí mọ́ wà rí àwọn ẹran yóò síṣẹ́ mọ́ ẹran gọ́ìrọ̀ ẹran wípé àkíró ṣẹ́mẹ̀ pọ́ ẹ̀ súnmọ́ kò sí ó mú ń gbọ́rọ̀ yìí kò ẹbí ó báyìí náà irú àwọn obìnrin báyìí ẹ̀bá ma ń súnmọ́ ẹ ma ń jọ sọ̀rọ̀ èmà tí mo nírí wípé bí ma ń ṣe èèyàn kẹ tí ọ̀lá ni ṣíṣe wá ń ó ti pínmílẹ́mì n ó ni hmm, <laughs> ya Rasulullah láàṣọ́bọ̀rọ̀ lè ánìhà bí n bá kọ̀ ayé ò lè dùn fún mọ́ ìjọ ń bá ní mo ti kọ̀ kò lè sójú oorun fún mọ́ bí mọ́ kọ̀ kò sí oúnjẹ tí mo lè jẹ tí ó dùn lẹ́nu mímọ́ n ò lè wọ́sọ tí ó fi tì mi ah ìwọ lọ ń sọ tó ń sọ yìí in tá biha mọ́kọ̀ mọ́ ìyàjí ọmọ wà nílé rẹ̀ kọ́ máa fi gbádùn ni àfẹ́sọ́ nípa ìtàwọn àfáà sọ lórí rẹ̀ kí wá ní tí ń bẹnu rẹ̀ láàmìsù ẹn tí bá yẹn se tí fọwọ́kányà àwọn apákà àfáà nínú anábí ọ̀sẹ̀ sọ pé kọkùnrin ó múrú obè bá ń kó ríjọ máa gbélé kọ̀m̀plẹ̀ yẹ wọ́n ni àjẹ́ pé in tí ń sọ ni wípé ọ̀ẹ́kọ̀ mí ń sẹ̀jì yàtì àánà àṣẹ̀kíyà wípé ẹni tí máa ni gbogbo ọmọ fẹ́ mú wa kèèkọ́ fún nínú èdè lágbàwà wò n'elu báhùn ẹn tó fẹ́ gbàǹkan lọ́wọ́ èèyàn mùlìtẹ́mìsùnú in tí ìbàwà ní pé ìnà ìndì mùràtàn látẹ̀rúdù yádà mùlìtẹ́mìsìn mo lóbìnrin kan kọ sẹ́ntọrọ nǹkan lè wà báyìí àti ọmọ o ìtumọ̀ rẹ̀ ní wípé kò ká nǹkan sí gbogbo ma bá sáwàdà bá sí kò rí o sí nǹkankan ya alágbájá o ṣẹ́wà fọ́ọ̀kàn mi ni sí ẹmọ̀ pẹ́ rẹ̀rẹ̀ nínú náà kó bí sí ẹ̀mọ̀ pé inú ilé ẹ̀sìn láwàí ọlọ́mọ́sù ìmẹ̀ àti ilẹ̀ lẹ́sìn o ẹlòmí lè máa wò bá ń pé ní òrùpá àfẹ́lẹ́ ẹ̀sẹ̀ wọ Nàìjíríà sọ bẹ́ ibi sàárẹ́ níwájú èmì àti ẹ̀ ìpìlẹ̀ ń tàǹsọ tó tàtíyà ilẹ̀lẹ́ sọ́ọ̀fẹ́ ẹgbùn ọ̀kadà tó ah, dáadọ́ sí ọdún ah, obìnrin ti bẹ̀mẹ̀ orí yóò pè sẹ́ẹ̀ níyàwó ní sí ọ̀wà ni

bọ́bọ́ ló bí ẹgbẹ̀rẹ̀ yóò kòrò ojú àwọn mímọ̀ ní hadisi laysa ni muradu annaha annadhalika wọ́kọ̀ wọ́kì òmìnà kìí sí pé wàkíwà tí ìṣẹ̀lẹ̀ na obìnrin yẹn pé ọkọ̀ ìṣọ́gbà òṣìrì tí rọ́ o in tí ń fi àti wáyí ó lè fa wàhálà míì fóbìnrin ìbóṣerí tí kò máa gbélé

ìfẹ́ láàrin méjèèjì ìyẹn dájú ìnal mahabbata aw aw mahabbatahu laha kápẹ́ à nífẹ́ ara ẹni ó kí àpẹ ọkọ ìnífẹ́ ìyàwó rẹ̀ ẹgbọ́n tó tún sọwájú ànàbí bí n bá ni mo fi ilẹ̀ ayé ò lè dùn fún mi mọ́ wa wuqū'ul ha mutawa hamun. káwà sọ pé wà ti wù yẹ yóò bí fọ́dọ̀ ń se kúse àárọ̀ bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí ọpọlọ mọ́nìyàn kèètì ìdó ń se kúse yẹ ìrán nínú ẹ̀sìn fàláyù sọ́ọ̀rù ìlàlà àdábìlà ájílì lítàwà húmìlì ájílì nínú ìsìlámù wọ́n è máa sáré fi ìyà jẹ́yàn nítorí nǹkan táà ń rò kó lè ṣẹlẹ̀ tí ètí káwà sáré máa gbẹ́gbàjọ́ pé a ti ma náà tọ́ ọba ti ń ṣe báhùn òódò ń zìnà mọ́kọ̀ kí zìnà wọ́n tó dé lónà sáré ẹwọ́n tẹ́sù islamu fi yàtọ̀ sí gbogbo nǹkan ṣe mọ̀kọ́ o níbi àwọn kẹkẹkọ̀ wọlé níbi àwọn kẹkẹkọ̀ wọlé ìdán ààlẹ́ ìfìyàjẹ́ tí ò tí ìse ń tàn rọ́pò lè fi tọ́ síyà torí pàrọ́pò ó ọ̀dá ìyẹ̀ tí clear Ànábì sallallahu alaihi wasallam ń dà wà láde sí àrí pé Ànábì yẹn yọ́n tí ẹ̀ ìlì fi àwọ́ mẹ́lẹ̀ Ànábì sí sòtọ́rọ̀ fún orúsọ kíníkan Ànábì sí sòtọ́rọ̀ náà fún solúsàn rẹ̀ kápẹ́ ń dọ̀ láàmù tó nìrà lìjẹ̀ náwọ̀ ṣùgbọ́n ọsọ pé onífẹ́ rẹ̀ ìwọ náà máa fi fẹ́hun máa fi farada bí wà àṣẹ̀rẹ̀ sí ríun ìgbà tí wọ́n pọ̀lọ̀ sí nàmẹ́yàwó Aisha radiyallahu ta'ala anha ardaha ó ń mi gbogbo Mẹ̀dínà torí kíni torí pé istelibasali wahiyu abto awata akhar torí pé kùránì ń sọ̀kalẹ̀ fódìdí oṣù kan ọba rẹ̀ ọ̀sọ̀ kan pa ìṣẹ̀lẹ̀ yẹn ni Safwan ibn Mu'attal ad-Dakwani thumma as-Sulami ipe ohun àti yáwa ní ọjọ́ wọn Mẹ̀dínà papọ̀ bóò ní ọ̀sẹ̀ rìn ìbànújẹ́ wá mú ànábì ọ̀sẹ̀ kìíní lọ kejì lọ kẹta lọ mújọ́ lọ sọ kankan ọlọ́run sí ìsọ ayé àkalẹ̀ ìsọ nǹkan mi subhanahu wa ta'ala kọsọ́ ọgán pa àlàmọ́ yìí nígbàtọ̀ wá débì kẹdúó láàrin sàsàlám yàwó iṣẹ́ mẹ́rin gbà dìsí wáwó fádà rasulullah sallam aliyan wa usamata àti Usama ibn Zaid emeyeje wa mo fẹ́ fọ́rọ̀ lọ yẹn ni àwọn mílẹ̀sì ni ọmọ èké ni á tí a nàbí àti níṣẹ́lẹ̀ àwọn kẹ́kẹ́kọ́ bèèrè bá ń pé anábì wípé ah, ẹ̀yìn tí ó ń pè ládàwó náà nọ ó dé bá nàbí náà kọ̀mọ̀tí ṣe má kínìdì wọ́n ní tírú ẹ̀ bá ṣẹlẹ̀ àyí fi ìlú àgbàlagbà ṣe bọ́ fẹ́ mọ̀ òtọ́ tó ní bá ṣe pọ̀lọ́rọ̀ òsìnà ni ẹn táwọn èèyàn náà lè máa ṣe rú ẹ̀ lójú ẹ̀ lẹ́ntí ẹ̀wò bí ọmọ ẹ̀kẹ́ pẹ́ kò lè gẹ́t ìfàtì báyẹ̀ ibi tó ti lè jáde náà nù bákan náà àgbàlagbà náà tó mọ̀ pẹ̀ tí ń bá sọ̀rọ̀ bọ́ bá rí lẹ́ntọ́ òtọ́ kò ní fẹ́ gbogbo sọ̀rọ̀ kọ́ bàbà ló jẹ́ ẹ̀ẹ́sẹ́jì àkúfústíkì fáàrù èmi ò rábùrù kankan o ó sì rí àgbàlagbà ṣùgbọ́n mẹ́ẹ̀kẹ́ gbogbo tó bá rí ní ọ̀sọ́ bó ṣe ní ọ̀sọ́ pọ́nà lọ sọ fún mò ń sọ́lọ̀ sọ pé mo sì pé iná ẹ̀sìn kẹ́lẹ̀kùn lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta dádì mi ní kí n sọ fún wọ́n láwọn sọ́lọ̀ àwọn òṣìṣẹ́ ilé kí lọ́pàá tẹ́ fi pé Ali àti Usama nítorí wípé àwọn òní ilé àìdì nǹkan bí àgbàlagbà sí lè same time tí ó yí nǹkan pé kí lè rí sọ́rọ̀ àìṣà yìí ah, Usama ni ya Rasulallah ìyàwó ìṣẹ̀ ìwọ̀gbọ́n sọ́sọ́ wọ́n ni faqala Usama fima ya'lamu min bara'ati ahlihi wa ma ya'lamu fi nafsihi min wuddihi lahum in tí Usama fi dánà bí lóhun òun ni tó mọ̀ nípa párálé rẹ̀ kan kò sínú ẹn tí ń ṣe kébèkébé mo sì nífẹ̀ẹ́ wọn ó ló fìfẹ́ sọ pé ayí èmi ò rí ìkúrí ìgbọ́gbọ̀kúgbọ́ ìyìn sì ma bú pẹ̀lú àwọn ìyàwó ayí ayí à ọlọ́run ni orí ni annabi ohun ọlọ́bí ìṣẹ̀lẹ̀ mọ́ o ni lámùlùdọ̀ yíkì láwọ àlèkì sọ́lọ ń fúnlẹ̀ mọ́ ni àìṣà àìṣà àìṣà àìṣà àìṣà àìṣà ó ti rú wọn nisáru gbẹ́rù ha àwọn wọn nisáru gbóṣù wọn wáyà ìsìwá wọ́n ma inú wọ́n ma dùn ní bọ́bá lẹ́tọ̀ kẹ́yàn máa jó wọ́n ìbá máa jó ní títí sọ ìwọ́n bí i pọ̀ ọlọ́wọ̀ sì fúnlẹ̀ mọ́ bọ́ ọba sí ẹmọ̀ pé ipò bàbá lánàbí wà sí ẹbí jọníá ẹn tó tọ́jú ẹ̀dàgbà náà nù bí ó ṣe tó lẹ́mìí ohun ọmọ pé ọ̀rọ̀ yẹn lọ́dọ̀ obìnrin àwọn òní gbọ́ yìí lọ́bàá kí ní yẹn náà lọ́dẹ́ fa nígbà tí ó kú díẹ̀ tó ń ṣe ọlọ́run papòdà ó ń ṣe ọlọ́run ní aliwa Se bẹ́ẹ̀nìkà ọ̀bẹ́ẹ̀nà Aisha ṣe ìwọ àti Aisha ẹ Ali ni lórí àti Aisha ah idan fa ana ashkon nas tọ́bẹ̀ ilẹ̀ rí bẹ̀ẹ̀ tóòtọ́ tí mo sì mọ̀ pé bí ó sì rí nígbàtí wà náà bí ti lè burúkú jù inú ọmọ nàbí àmà ẹ́

ọ̀rẹ́ mi tímẹ́tímẹ́ lè ìṣẹ̀lẹ̀ sí ọ̀rẹ́ mi tímẹ́tímẹ́ o náà tó lọ́rẹ̀ méjì mi àmì àtàwọn ìyà ìjọ sí ọwá tún ní ọ̀rẹ́ kan sí ọ̀rẹ́ kan yẹn ẹ̀pẹ́ ti di mẹ́ta báhùn wọ́n ti di mẹ́rin báhùn mẹ́ta ọ̀kan mi mi àti méjì wọ́n wá lọ lé ọ̀rẹ́ wọn kẹrin

bí alàbà ti dé wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ lé gbogbo wọn bá bó oúnjẹ tí ń jẹ́ ọkọrún àwọn méjì ti ń jẹ́ nígbà tó ń kálukú èdélé ẹ̀padà rọ́lẹ̀ wọ́n fẹ́ sù ìfún nígbà ìdíjọ́ kẹta ìkankúnnà wọn pẹ́lúbìnrin ẹ̀lọ wọ́n sí kílẹ̀ ọwọ́ àdìjọ́ kan èyí tó jẹ́ ìtẹ́tí máa ohun àtọ́kọ̀ ìyàwó gangan ọkọ ìyàwó náà lọ́n yọ náà kọ padà kú wọ́n wá ń sọ̀rọ̀ ọ wá ní lágbàjá aláì ìmọ̀lọ́lọ́run subhanallah sẹ́rí ìfẹ́ ìpìlẹ̀ kò sí tó ṣe fi mé o wàláì tí ń bá rẹni tó lè bá mi sọ ní ìsọ tùbínúbi tó lè fẹ̀sìn sọ wàláì mo lè fẹ́ lágbàjá padà wàláì ah! ọlọ́gbogbo

lànàbì ti mú ọ̀rọ̀ sọ fún alì àtàwọn nǹkan míì tí ń sọ pé ìwọ àti àìṣà ẹ̀ẹ́fò rí gbárí o ṣùgbọ́n gbogbo aṣọ káàsá lóró yọ́sọ̀ pàdàdé àti ìyàwó rẹ̀ ní olé pé hìn sẹ́wà ní tí alì wá sọ ṣé gbónùn gílé wá sọ jáde lẹ́nu ẹ́ ṣé bí wọ́n mi tó fẹ́ ṣùgbọ́n ó dẹ̀ bí nǹkan kankan kí ni nǹkan náà bínú mi ṣe rí àwọn sí tó ṣẹ̀kọ̀ ọ̀gbárẹ́ àdúà la máa fi kó lọ́dọ̀ olólùfẹ́ tó bá nífẹ́ èyàn tóòtọ́ tó bá ti jì sínú àwọn àyẹ́ àdúà lọ́mà sí èyẹ la ọ̀rọ̀mẹ́lẹ́ ń bẹ àìgbẹ̀ní àìlọ̀rọ̀mẹ́lẹ́ òun gbọ́n tí ó àwàlàwà lè sọ bá ń síra wa o ṣùgbọ́n gbọ́nà lọ́rùn ta'ala anhu in ọla fún ìṣọ́lọ́run wípé lámì ìgbọ́ yìí kì láwọn àlè ọlọ́run fún siwa wọn ni sáwù sí wá ha kẹfìrún ẹ̀dà kò kílò burú mọ́rọ̀ ọwọ́ ẹn tí bá wọ́n sọ̀rọ̀ ó ti rù kò ní sí mi ìbànújẹ́ ti mú ẹn tó sì láìkì gbogbo náà ni ni ti

tó bá jẹ́ pé tóòtọ́ ló ti jẹ́ òfin ẹ máa fàdúwà àrùn lọ ní ẹgbẹ́ gbogbo ẹnu sọ̀rọ̀ o bí mùsùlùmí ṣe ma manéjì ní ẹ̀sìn lọ́dọ̀ wà lónìí àwátàwàjọjọ́dọ̀ ni ń mo ti <laughs> ṣẹ̀dú mélòó àbú ìgbàtẹ́ ẹjú wọ́n fún mọ̀ràn náà ó ń gẹ́dà ó ní iṣẹ́ wọ́n bẹ́ mi fàtúwà ìrí àwọn ṣákìrọ̀ tí mo fi lẹ́tọ̀ láàkì mẹ́ta mọ́lẹ́ kanáà ìkan bá lójú ìkan bá nímú ìkejì bá ń kọ́ ìkẹta bá ń kọ́ àwọn ọ̀rẹ̀ tàjọ ń kúra wá kiri jẹma ẹjẹ àjọ ma gbọ́nà sánàbí lẹ́nu gbogbo ń tàà ń ṣe tó bá lọ tó bá bọ̀ tí o ọ̀rẹ́ lè fún yàn mọ́ràn ní o tèyàn ní ó dí o

اللهم تب علينا وتب على التائبين ọ̀nà kò fòrí ẹ̀ṣẹ̀ wájú wa ká lè bá rí ìrànlọ́wọ́ rẹ̀ láti òkè ní fẹ́dra wa mẹ́jìwó sí ra wọn gbọ́yé mẹ́jìwó sí àdárí mẹ́jì àrógún o tẹ́ èdè stéètì wa náà ní stéètì ẹnìkọ̀ọ̀kan náà ọ̀rọ̀ mẹ́jì kí bí ọ̀dáró gbogbo ẹn tí ń darí kọ̀ọ̀kan bẹ̀ àwọn tó bùkátà ìdáyà rẹ̀ ọ̀rọ̀ bá ní sí ìdáyà fún wọn àwọn tí ó ti jẹ́ pé ó الحمد لله الذي انفرد بتدبير الأمور لا يشاركه فيها ملك مقرب ولا رسول مرسل ولا أحد من خلقي أحمده وأجلله وأكبره وأمجده وأشكر